الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن ولا وبعد أدوك فالله سبحانه وتعالى لوري لكم دواري أتي أنوري أتي كاري لوري و أنبالله سبحانه وتعالى كل جوبوني متو سنفاني فاني قوكوا سوني سميته بالمورث وني سميته بالمورث in tí mo sọ tíra mi yìí òun ni almúrísù látara awrọ́ta so yúrísù múrísù so almúrísù bí múṣkílì mùtàláfì so àwọn nǹkan kí nǹkan ma jogún fún yẹn yóò ma jogún fún yẹn àwọn múṣkílì àwọn mùtàláfì àwọn nǹkan tó rújú nù mùtàláfì yóò ma jogún rẹ̀ fún yẹn yóò ma jí kíyàn oní min ghairi ma tarayuthi láìsí tarayuth láìsí pé yẹn dílé nkankan láìsí pé a ń dá kankan dó so so tarayuth ni pé kí nkan wá delayed so tarayuth ni pé kí nkan wá delayed fafuz bi naili arabi oní fafuz so kó jèrè pẹ̀lú pé kó lè kíyàn lè rí àwọn nǹkan tí èyàn lè hajjá al'arabu al-arabu bil hamza so na ń pè ní hajjá jèrè pẹ̀lú pé kó rí àwọn hajjá rẹ̀ kó rí wọn lébá so wá fẹ́ bẹ̀rẹ̀ lẹ́yìn muqaddima yọ wá fẹ́ bẹ̀rẹ̀ ó ní al-ghamru ma'un ghazura wal-ghimru hiqdun sutira wal-ghumru dhu jahlin sara fihi wa lam yujarribi ó ní al so al bi fathil ghain so ni ma'un ghazara so ìtumọ̀ ni pé ma'un kathir omi tó pọ̀ náà ń pè ní al so al-ghamru ma'un ghazara omi tó pọ̀ so ìyẹn lè sọ pé al ghamir so al-ma'u al-ghamir so ìyẹn lè sọ bẹ́ẹ̀ pé omi tó pọ̀ gan so ghamura so eh, al-ghamru ma'un ghazara bọ̀ tí yẹn bá sàkéèsí wọ́n lò fún ìkánnú àwọn ìtumọ̀ tán dákọ̀ ń bínà so bẹ jẹ́ ẹjíká débẹ̀ náà so ni wal gimru wọ́n ni gimru ń tẹ́ o so hiqdun sutira al gimru hiqd so ní tọ́gbà lérò pẹ̀lú gimru ni hiqd so iye tẹ̀mbẹ̀lẹ̀kún àbí ìníyàn sẹ́mi so ni gimru so a sutira tó pamọ́ wal gumru gúmrù bí dọ́mmil ghayn zu jahlin sára so aláìmakanan pè ní al-gúmrù so al-gúmrù zu jahlin aláìmakan sára sára fíhì ó ṣe ó ṣe nǹkan yẹn walam yujarribi kò láìs l'experience pẹ̀lú rẹ̀ so ó túnmọ̀ pé al-gúmrù ìtúnmọ̀ al-gúmrù ni pé ẹni tó ṣe nǹkan ẹni tí ń ṣe nǹkan láìs l'experience ṣe pé yóò ṣe láì símọ̀ náà ni so bákanáà al-ghumru wọ́n mẹ́ lò fún al-jahl ẹ wá rí pé nínú Qur'an Ọlọ́run bọ́ sọ pé fadharhum fi ghamratihim hatta hin so ẹ rí pé ghamra Ọlọ́run bá lò ní pé Ọlọ́run bá ní bal qulubuhum fi ghamratin min hadha so ghamru àwọn afá sọ pé asùlù rẹ̀ in tán pè gọmùrù gangan ni pé gọ́yìn mím àti rọ́ asùlù má dáyẹn òun ni pé àtàkùtíyà kí nǹkan bó nǹkan so kí nǹkan bó nǹkan náà pè ní ibn al-faris so wọ́n ni mada torí pé gbogbo àwọn ọ̀rọ̀ yìí ó ma nípìlẹ̀ in tí in tí kílọ̀kọ̀ rẹ̀ ni in tí mo islam àti ibn al-qayyim àwọn ò gbà pé bóyá ọ̀rọ̀ wà tí ó wà jẹ́ mutaradif ní pé ìtumọ̀ yóò àjọra wọn tamaman ọ̀dọ̀ ikhtilafu nisbin so ikhtilafu nisbin ó dìtàmì lórí kílẹ̀ gbàlérò pẹ̀lú taraduf in tí mo gbàlérò pẹ̀lú pé ikhtilafu nisbin so tasharuk náà wárí àti sàlàyé fún aláàrẹ kí náà pẹ̀ tasharuk ọ̀rọ̀ kan tó lè ní Ibn Qayyim fi rìn náà pé àwọn ọ̀rọ̀ yìí bó ìtumọ̀ rí ò lè yàtọ̀ síra wọn pátápátá wọ́n ìjọ níbi tán ti jọ sí ẹ̀ níbi torí pé aslu kankan náà ni wọ́n so ìtàwọn àfá àwọn mọ́ọ̀jámù táwọn náà fi ma ń kọ́kọ́ gbé pé aslu ọ̀rọ̀ yíò aslu má dà eh, mim àti rọ́ àtẹ́kùtíyà ni wọ́sátúrù so kí nǹkan bó nǹkan òun náà pè ní òun ni aṣílò rẹ̀ òun ni ó mọ̀ revolve around so tí ẹ̀mọ́ wọ́n yíwa ní ah, alọ́gọ́mùrù bó wà lómi tó pọ̀ bó lóun ṣe bó nǹkan bó ní omi tó pọ̀ bó lóun ṣe bó nǹkan wọ́n ní torí pé gbogbo nǹkan tíyàn bá ti bọ́ bí omi yẹn kò sí ó máa ṣe kíni ni so the same so bákanáà alhumuru òun ma ń bó làákà ni so yí so alhumuru òun ma ń bó làákà so dhú jahlin sárọ̀ fíhì so dhú jahlin aláìmọ̀kan sárọ̀ fíhì ó wá sí nǹkan yẹn walam yujarribi bí kẹsẹ̀rì rọ láìsí kó ní kíbọ̀rọ̀ láìsí kó l'experience pẹ̀lú nǹkan yẹn ló fi sí so tàbásà kéèsì á rí pé ìgbà míwá rí pé gẹ́mù sí sọ fún wa pé ghamra so lọ́lọ́wọ́ bá ma ń lónú Qur'an in tó sì túmọ̀ ní pé àwọn tán fọ́nú fọ́ra so àwọn tán fọ́nú fọ́ra so àbí fi wọ́n lẹ̀ sínú fọ́nú fọ́ra wọn sínú àìmọ̀kan ó bá gúnmùrù ju bó ṣe gbá kíni torí kò kìí sọ̀rọ̀ omi náà sọ́mbẹ̀ oye so ó bá gúnmùrù so in táwọn àfáà ma ń sàlàyé nípa ilé ìpínṣẹ́ rí tí tó bá ṣe pé gbà mí tí wọn ò bá irú gọ́mùrù sí àmàpómi náà ma ń lò fún bọ́tí omi tó pọ̀ bọ̀ tó bá yẹ pé nǹkan míì wà tó pọ̀ nù lọ́gọ̀ tán ma tún ọ̀rọ̀ míì wà tó yẹ pé ó gbajúmọ̀ bẹ́ẹ̀ tán ma ń lò fún omi tó pọ̀ nù lọ́gọ̀ so ìgbà míì wọ́n kílòkọ rẹ̀ náà gọ́dakọ̀ ma'an gọ́dakọ̀ àbí kílòkọ rẹ̀ àbí àbáwọn kan mìíràn nínú àwọn kan so èyí tán wá ma ń lò jù yẹn gbà mí yóò fẹ́ ma gba shaklu tó wà akọ́f yóò fẹ́ ma gba haraka tó wá akọf tó wá tó fúyẹ́ jù gbogbo náà haraka kíni haraka kẹsọ́rọ̀ so a rí pé gúnmùrù wọ́n sábà mọ́ ń lò gan pé so eh, eh, fi gọmrọ̀ ti him so but but ká má lò fún mi kódà èyàn lè fẹ́ mẹ́rin rí bóyá bí hadith annabi sallallahu alaihi wasallam ẹyọkan bóyá bí nínú àwọn ònà sóso wáhìí ní sọ pé kán lò fún mi bóyá yóò rí bí hadith annabi sallallahu alaihi wasallam ẹyọkan so hadithi pe kí ló kọ rẹ̀ ẹ pé àwọn ọ̀run tá a máa ń kí ó dà gẹ́gẹ́ bí odò wọ́n lo gbólóhùn ọgọ́mùrù ń bẹ̀ so àwọn ọ̀run márùn-ún tá a máa ń kí ó dà gẹ́gẹ́ bí odò tó wà ní ojú ọ̀nà ẹnì wa ni ṣe bá ma hadithi yẹn aha so woni so in tó fìfà ní ìgbà mìta bá rí wọ́n ma lo ọgọ́mùrù wọ́n ma lo fún zojahlin sárọ̀ tán lò nígbẹ̀yìn náà so ìyẹn jẹ́ bó ṣe jẹ́ wọ́n ní tahiyyatul mar'i salam tahiyyatul mar'i assalam so kíkíyàn wọn ń pè ní assalam so ni wasmul hijarati sulam so ismul hijaro so ọkọ̀ òkúta so ọ̀nà ń pè ní silam bó jama'u ni mufrod rẹ̀ ni salima salima so ní múfúrọ̀dù rẹ̀ so salima jam'u rẹ̀ ní silam so ó kọ òkúta náà ń pè ní silam ó ní wal-'irqu fil kaffi sulam so al-'irq kásán tó wà ní ọwọ́ ó náà ń pè ní as-sulam so rawahu fi lafzi nabi wọ́n ní wọ́n gbà wá nínú ọ̀rọ̀ annabi sallallahu alaihi wasallam so al-'irqu eh, eh, eh, as-sulam but in yóò ṣàkíyèsí kankan bíi as-sulam ismu manqus lòun jẹ́ so torí pé sulama ló wà sulama ló wà ó ní rawahu fi lafzi nabi wọ́n gbà wá níbi ọ̀rọ̀ nabi sallallahu alaihi wasallam òun náà ni kullu sulama عليه آه كل فلام عليه من الناس عليه صدقة كل يوم تطلع فيه الشمس تعدل بين اثنين صدقة so حديث ينفع so bá rí pé sùlámẹ́ni kẹsẹ̀ sùlám so sùlámẹ́ni kẹsẹ̀ sùlám so kí tó wá mú wọ́n sùlám so aláàláhù lọ́gọ̀ bóyá lọ́gọ̀ mi tún ni fún sùlámẹ́ so bóyá lọ́gọ̀ mi ọ̀nà mi táwọn lárúbá tún ma fi ń gbà sọ ni eh, sùlám so wọ́n ni wal-irqu fil kaffi sùlám rawahu fi lafdhin nabi so as-sulamu ń kasan náà pè ní sulam so salam kíkíyàn àbí so silam ọkọ̀ kíni ọkọ̀ òkúta jama'u fún salima salima so bí a òun ṣe jẹ́ nìyàn wọ́n ni ammal hadithu falkalam ẹni ọ̀rọ̀ òun náà pè ní alkalam alkalam so ammal hadithu falkalam wọ́n ni waljurhu waljurhu filmar ilkilam so aljurhu òun ni kí ló kọ́ rẹ̀ òun ni ọgbẹ́ ọgbẹ́ so aljurhu filmar ilkilam náà pè yọun so alkilam ní tàbí ní pé ataklim ataklim kí yàn sáyàn lọ́gbẹ́ lọ kí yàn sáwọn èèyàn lọ so wọ́n mọ́ ń ataklim fún kallama so ataklim so oni kíni oni ọgbẹ́ so waljurhu fil mar'il kilam oni walmawdi'u sulbil walmawdi'u sulbul kulam so walmawdi'u sulbu àyè tó le àbí àyè àyè tó tó wà nlele so onan pè ní kulam so lil yubisi àyè yẹn wá lè gbẹ àyè tó bá gbẹ àbí watasallubi àbí àyè tó bá le ilele tó le o náà ń pè kulam so kalam ọ̀rọ̀ kilam ọgbẹ́ àbí kulam òun jẹ́ kíni àyè tó ṣe kíni àyè tó le ó ní alharrotu alhijaro alharrotu alhijaro so alharro òun ni ilẹ̀ tó bá ní òkúta tó pọ̀ gan wọ́n máa ń pè ní alharro so ilẹ̀ tó bá lókúta tó pọ̀ gan náà ń pè ní alharro alharwatu alhijaro ó ní walhirwatu alharoro so alhirwatu alharoro alhirwatu ó ní kí nǹkan gbóná so kí nǹkan gbóná na ń pè ní hirwa so alhirwatu alharoro so wọ́n ní walhirwatu almukhtaro alhurwa òun ni ẹni tí yẹn sàsàyàn rẹ̀ lóbìnrin àbẹ́ni tó lè sàṣàyàn lóbìnrin ẹni tó jẹ́ ọmọlúwàbí hurra annathira ni so al-hurra tí è sẹ́rú sẹ́ni tí è sẹ́rú opposite ẹrú al-hurratul mukhtara min muhsanati al-arabi nínú àwọn tó jẹ́ muhsanat nínú àwọn tó jẹ́ obìnrin àpọ́nlé nínú àwọn tó so kìí ṣe lárúbáwá so yálà nínú lárúbáwá ni àbí nínú èyí tí èsì lárọ́pọ̀ àwọn kan sáfi lárọ́bá sí min muhsanati al-arabi nígbà tó sì pé ìdíyẹn náà yìí lárọ́bá wọn ti ma ń lò wọ́n ni alhalmu thaqbun fil adim so alhalmu so wọ́n ni in tán jẹ́ alhalmu thaqbun ihò al ni awọ so awọ náà pè ní adim so thaqbun fil adim alhalmu thaqbun fil adim alhalmu ihò tó wà ń bí awọ wọ́n ni alhilmu min khulqil karim alhilmu ni kíyàn ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ kíyàn ní sùúrù sọ́rọ̀ látàrí náà ni halimu ti wá walhulmu so fi eh, naumin na'im so alhulmu aláníyàn so ibẹ̀nà láti rí ahlam so ahlam so ahlam so jam'u rẹ̀ ni ahlam àwọn alá adghathu ahlam àbáwọn kẹmínà nínú àwọn nǹkan tí wọ́n ma ń bá sí ma ń lò so alhulmu alhulmu fi naumi na'im alhulmu ń jẹun níbi oorun ẹni tí ó rí dẹ̀ra tó rárá nẹ̀tán so òun lálá bí sídìkì wà lè jò dodo aw bil kadhibi àbólì sí kíni àbólì jẹ́ irọ́ so bóyá kan lála nǹkan ayé ni so bóyá ti ronú nǹkan jù so wọ́n ni bí sídìkì aw bil so láàrin náà wọ́n ti ma ń sọ ihtalama tàbá ní ihtalama ó jílẹ̀ ni tó ti lálà ihtilam so ó jílẹ̀ ni tó ti lálà ó ti ṣẹlẹ̀ sí oye so wọ́n ni asabutu yawmun ubida asabutu yawmun ubida wọ́n ni asabutu ọjọ́ kan ọjọ́ tó ṣe pé ubida ọjọ́ yẹn wọ́n máa ń wọ́n jọ́sìn rẹ̀ uhida ok but èyí tí mi náà fẹ́ sọ náà nìyẹn náà náà barakallahu ma fi mushkila so asabitu yawmun ubida so ubida ń bíbà yìí èyí wò pé ah nítorí ní tánpẹ̀ ní asábùtù ní àrọ́hà ìsinmi asábùtù ìsinmi náà ń pè bẹ́ àrọ́hà so asábùtù ní tánpẹ̀ bẹ́ ní ìsinmi so ibẹ̀ náà ni kílòkọ rẹ̀ ìsinmi tó ma fi ń ti sọ́rọ̀ àwọn yahudi ibẹ̀ náà ló ti wá so asábùtù wọ́n wọ́n sọ mí bá so Eh, wọ́n ṣe wá láǹfàní kan bí pé bóyá níbi àwọn nusakh mi ní pé yaumun uhida uhida ní pé ọjọ́ ta ti mọ̀ ọjọ́ ta ti mọ̀ ní asabtu yaumus sabt ọjọ́ simi, so asabtu yaumun uhida nínú nusakh mi bọ̀ tó bá ti ẹ̀wà jẹ́ uhida náà èyàn lè tú sí pé ọjọ́ tó ṣe pé wọ́n máa ń jọ́sìn fọ́lọ́run ọba ń bẹ̀ pẹ̀lú pé wọ́n máa ń sinmi torí pé wọ́n máa máa ṣe ọjọ́ yẹn lọ́jọ́ tí wọn ò ní tí wọn ò ní ṣiṣẹ́ kankan ọjọ́ tí wọn ò ní ṣiṣẹ́ kankan ọjọ́ tí wọ́n máa sinmi táwọn yahudi ó máa sinmi oye so wọ́n máa ń jọ́sìn fọ́lọ́run ọba lọ́jọ́ yẹn pẹ̀lú pé wọn ò ní saturday kí ni saturday ní àrọ̀bíyà yawon sabt oye so a sabtu yawon na'ubida ọjọ́ ta ma ń jọ́sìn na ń pè ní sabtu wasibitu na'alun humida asibitu ó ní bàtà bàtà tó dáa na ń pè ní sibitu bàtà tó wà pa tán sí lára awọ ni o látara awọ wọ́n ni wasubutu nabtun wujida asúbútù ń tí ẹ̀ kí ló kọ rẹ̀ irúgbìn ni ìkannu àwọn irúgbìn ni wọ́n ni nabtun wujida fi ma'amarin so èyàn wá lè rí wujida o ma ń wà ní fi ma'amar o ma ń wà ní àwọn àyè tó tutù àwọ̀ sábẹ̀sábì àbáwọn àyè tó gbẹ asabsab so àwọn ilẹ̀ ilẹ̀ tó tẹ́pẹrẹsẹ lọ náà ń pè ní sabsab oye so wọ́n ni ó ní a wa shiddatul harri saham so shiddatul harri as-saham so tó rúbá mú gan wọ́n ń pè ní as-saham tó rúbá mú shiddatul harri as-saham walin nibali qul siham so siham ń jẹ àwọn ọfà ta annibal so annibal so jam'u annablu so àwọn kate ma n ta jáde yẹn wọ́n ń pè ní siham so wọ́n ń pè ní siham so wọ́n tún ma ń pè sihamu náà ní ìpín wọ́n ma ń pè sihamu náà ní ìpín ìpín sihamuhu so wọ́n ní walidiya shamsi suham walidiya shamsi kí lókọ́ rẹ̀ àdíyà Eh, ìmọ́lẹ̀ ohun ìmọ́lẹ̀ ohun onan pè ní kíni onan pè ní as so diya'u shams ìmọ́lẹ̀ ohun yẹn bó sí ń tàn àwọn ìmọ́lẹ̀ tó ń tàn yẹn onan pè ní as-suham fi mashriqin ó wá wá láti mashriqin ni o láti ibùyọ oòrùn ni o aw maghribi abówá láti kíni láti ibùwọ̀ oòrùn so yí ó ní wàdáwàtò la'abdi du'a wàdáwàtò la'abdi addu'a so dá'awà ohun gbogbo náà láti makata ń pè ní dá'awà ìgbẹ̀lọ́un so dá'awà ẹrú òun ń pè ní du'a wàdí'awàtò lil mar'i dí'à ìkíyàn kílèmù nǹkan ìdíáwù kíyàn kílèmù so kíyàn sọ pé òun mọ̀ kọ̀kọ̀ tíyàn bá fẹ́ lo lárúbá fún ẹ̀yùn kan ní hadhihi da'watun eléyìí kan ń pàpè mara nǹkan lásán ni oye so wa du'watun ma suni'a wọ́n ní du'wa ń tí ẹ̀ in tí wọ́n ń pè ní du'wa òun ni pé àpèjẹ náà ń pè ní du'wa àpèjẹ kíyàn súnjẹ kíyàn wá pa àwọn èèyàn sí pé ẹ wá jẹun so du'watun ma suni'a lil akili fún jíjẹ waqta talabi tó bá ṣe pé èèyàn request fáwọn èèyàn kan wá jẹ èèyàn request pé ẹ jẹun o so ọ̀nà ń pè ní du'watun bí kíyàn sọ pé ah mo fẹ́ mo ní du'wa kan mo fẹ́ pè àwọn ẹ̀yà sí du'wa kan ẹ̀dàkùn mẹ́fà ń sọ fáwọn ẹ̀yà mo fẹ́ pè àwọn ẹ̀yà sí du'wa kan <laughs> lè ní kọ́ lọ́tún láyé so kí ẹ sọ pé òun ní dọ́ọ̀wà so bóyá bí nísìn bóyá tí àwọn fẹ́ ẹwọ tẹ́yà sí lè sàìsẹ́ ń bí wáyé tó wá ní àmú ní dáwà tí mo fẹ́ pè sí ni kọ́ wá ní mo ní dọ́ọ̀wà tí mo fẹ́ pè sí ni sọ pé dáwà ní pé mo ní bóyá bí pèpè kan tí mo fẹ́ pè sí bọ́ wá ní dọ́ọ̀wà pé mo lóúnjẹ tí mo fẹ́ pè sí ó ti jẹ lárúbáwà papọ̀ so wọ́n ni wadu'watun ma suni'a lil akli waqta talabi ó ní ash-sharbu jam'u nudama ash-sharbu ash-sharbu jam'u nudama so jam'u àwọn nudama an so àwọn tí èyàn jọ mú nǹkan papọ̀ náà ń pè nadim so ẹni tí èyàn mú nǹkan papọ̀ náà ń pè nadim so nudama nùdàmáù ni but wọ́n ṣe kọsùrù mad so bu ana láti mọ̀ pé kan ṣe kọsùrù mad nǹkan tó tọ́ ni kí ní bí malik sọ wa eh, kọsùrù dhil madi tiraran mujma'u عليه والعكس بخلفه يقع نعم وني وقصر ذي المادي اضطرارا مجمع وقصر ذي المادي اضطرارا مجمع kí yà sí qasru mad ittiraran tó bá tilẹ̀ bá hamaya tí yíò rí bí nára tán bí orin so àbí níbi ọ̀rọ̀ náà gbá mi tí yà bá fẹ́ lo sájá so ittiraran mujma'u so ó tọ́ kí yà sí qasru mad so kí yà sí qasru mad so thana'u yẹn lè ní thana oye so ó tọ́ ìtìrọ́rọ́ ni o tó bá wà fọ́stì ní tó bá wà fọ́stì fi ilẹ̀ bó ṣe wà tẹ́lẹ̀ aléyìí wàlàáksù bí kúlìfì ní ẹkọ̀ọ̀rùn so aléyìí wàlàáksù ṣùgbọ́n kí wá ṣe mọ́dù kọsùrùn jẹ́ in tí sọ pé ọ̀la kí sí ọ̀láù àbí kí wọ́n sọ ní ọ̀láù so èyàn sí mọ́dù al-maqsuru ni so ilé Ibn Malik ni bí khulfin ìyapa wà ń bí ohun bí khulfin yaqa'u so ní pé bí khulfin pẹ̀lú ìyapa ẹnu ló fi ma ń ṣẹlẹ̀ pé mọ́ so ní pé mọ́ so wọ́n ni ó ní aṣ-ṣarbu jam'u nudama aṣ-ṣarbu jam'u nudama ó ní aṣ-ṣarbu ní tán pè ní ṣarbu ni pé ìjọ àwọn èèyàn tí wọ́n mú mi àbí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n jọ mú nǹkan papọ̀ so ṣarbu èyàn ni ṣarbu wa ṣirbu hadhun qusima aṣ-ṣirbu ni ìpín tí wọ́n pín fún wọn omi so ó wà nù Qur'an pé eh, hadhihi naqatullahi laha shirbun walakum shirbu yawmin ma'lum so wọnú ọwọnú Qur'an bẹ pé eh, walakum shirbu yawmin ma'lum so shirbu ìpín omi tí ìpín náà pé ìpín omi in tó ní ṣe pẹ̀lú omi pé ìpín tí àbó òjò tẹ́yìn ó mọ̀ pẹ̀mí so ìyẹn lè lò lára pé ah azunnu anna anna shirbakum yawmal arbi'a mo kó jọ tẹ́yìn ó pẹ̀mí ọjọ́ wednesday oye so ni wa ṣírùbù hadhun qusima wa ṣúrùbù fi'lun ulima wani a ṣúrùbù fi'lun ulima in ti bubati ma ni ta n pè ní ṣúrùbù kama mumi ima mumi gangan n pè ní ṣúrùbù wa qila ma'ul inabi ṣùgbọ́n wọ́n tún sọ pé a wọ́n tún ma ń pè omi grape wọ́n ma ń pè ní ṣúrùbù so omi grape oye so omi tó bá yí pé nàbì náà ń pè bẹ́ àbí èso nàbì tọ̀ so tó bá yí pé bẹ́ẹ̀ ni pé grape wọ́n ma ń pè omi rẹ̀ náà ní àṣúrùbù so túnmọ̀ pé by extension náà wọ́n ma ń pè ọtí náà ní ṣúrùbù náà nù oye wọ́n ma ń pè ọtí náà ní pé ṣúrùbù kọ̀dá akada ṣúrùbà ó ti gbá hmm. oye náà so aṣúrùbù so fi'ilun ulima wa qila ma'ul inabi ó ní alkharuku alkharuku ma qad azuma alkharuku ó ní ilẹ̀ ilẹ̀ tó fẹ́ ilẹ̀ tó fẹ́ tàtẹ́gùn lè máa fẹ́ lọ fẹ́ bọ́m̀bẹ̀ ó náà pè ní kharku ilẹ̀ tó tóbi tó fẹ́ náà pè ní alkharuku hurwun karuma alkhirku o lẹ́ntí ma ń tọrẹ so alkhirku lẹ́ntí ma ń tọrẹ àbí ma tọrẹ gangan fúnra rẹ̀ kí àbẹ́yẹn tó jẹ́ oní ẹni àpọ́nlé o náà ń pè ní khirku walkhurku humkun walkhurku ní tán pè ní khurku ní humk o mú gọ́ kíyàn gọ́ náà ń so wal khurqu humqun la'uma ewu náà sí un kílò kọ́ rẹ̀ Abdul Aziz al-Maghribi náà fẹ́ ó fẹ́ sọ kankan fún pẹ̀lú láìsí àkọ́wà tó wá ní fi'lu madi so la'uma so humqun la'uma ìwà gọ̀ tó ṣe pé ó jẹ́ la'im ìwà ìwà tí ó wọlé ni oye ìwà tó wà tíyàn ó báyàn wílé lórí wọ́n ni fàmínú kún zàárọ́bí ó ní eh, Abdulaziz Maghribi ní ní ibi eléyìí ni kó wá jẹ́ni tí ó ma sá fàmínú kún so sá fún ìjẹ́ òmùgọ̀ sá fún alkhurku so sá fún alkhurku so tí a ma fi á sọ lára tó wá ní àà ah, أنا في في خرق أبي في خرق الآن ó fẹ́ sọ pé òun wà ní ilẹ̀ tó fẹ́ ń sì máa ó wá ní ana fi fi khurqin níkà òun wà nú ìjómúgọ̀ oye alkhurqu so humkun la'uma famin hukun za harabi ó ní àádùlù kàlíl mara ìláha àádùlù àádùlù ní kíyàn búyàn so al'ádùlù o ní kíyàn sí kíni kíyàn búyàn so àádùlù kàlíl mara ìláha kíyàn búyàn náà pè ní aláha so aláha o náà wọ́n sí kíni wọ́n sí kọsùrù rẹ̀ ni aláha'u ni so aláha'u so wani وقشرة العود اللحى وقشرة العود اللحى so epo epo ara igi na ń pè ní qishratul oud oud ni igi so oud ni igi bí igi tẹ́yàn lè dìmú ní o tẹ́yàn lè ma fi rìn o igi tẹ́yàn lè ma fi rìn ní o oye bí igi tẹ́yàn mú dání kìí pé igi tó yìí wà ń lẹ̀lẹ̀ tí wọ́n oud bí òun lè yàn pè níbi staff àbí so àwọn kí àwọn àwọn kílùkọ rẹ̀ àwọn kíṣọ́rọ̀ rẹ̀ àwọn epo rẹ̀ àbáwọn ara rẹ̀ náà ń pè ní al-liha qishratul 'udi al-liha ó ní wa jam'u lihyatin luha ó ní wa jam'u lihyatin ó ní ó ní bí dọ́mí wal kẹsìrì but ohun tí ẹ o lè wá pẹ̀lú dọ́mà ó tún lè wá pẹ̀lú kíni pẹ̀lú kẹsọ́rọ̀ torí pé tàbá gbọ́ àdíta nabi sallallahu alaihi wasallam gan kíni afu so but luhana lọ́gọ́ náà so bí dọ́mí wal kẹsìrì hubi so hubi so haba kíyàn fún yàn kanan pẹ̀lẹ̀ hábà kíyàn búyàn nǹkan so húbí ni wọ́n fi ni wọ́n bún ọ so wọ́n bún ọ kó ma lo dọ́mà àti kẹsọ́rọ̀ mẹ́ so wọ́n ni alkọ́stù jáwùrún rúfidọ̀ alkọ́stù jáwùrún rúfidọ̀ alkọ́stù ni àbòsí jáwùr àbòsí rúfidọ̀ tó sì pé wọ́n ṣe kíni wọ́n takò والقسط عدل فرض القسط نكني ديدي tí wọ́n ṣe lọ́nà yẹn so alqistu òun ni dédé tán ṣe lọ́nà yẹn so ní dẹ́fìrí ni yẹ pé eh, qa'iman bilqisti bilqisti so nípa àwọn tán dó de eh, kunu bilqisti oye kunu qawwamina bilqisti but ìyàtọ̀ tó lára wọn tó tún mọ́ jẹ́ yàtọ̀ ní pé ṣe rí kọ́stù yí tí ẹ̀ tán bá fẹ́ lò wọn mọ́ sábà lò ní akọsàtọ̀ but tán bá fẹ́ lò kístù tí ẹ̀ wọ́n kàn lò ní kọsàtọ̀ so akọsàtọ̀ eh, yuksitun so yuksit yuksit ni pé ó sàbòsí bọ̀ yẹ́kọsùtù ó ṣe kíni ó ó ṣe dédé wọ́n dà pé yuqsitu náà wà ní Qur'an yuqsitun wa tuqsitu ilayhim ó akasatọ̀ ní dédé ń jẹ bẹ́ẹ̀ ni akasatọ̀ ní dédé wa tuqsitu ilayhim inna Allaha yuhibbul muqsitin so akasatọ̀ ní kíyànsí kíyànsí dédé ń jẹ so akọsatọ̀ ní kíyànsí kíni kíyànsí dédé so wọ́n ni walkustu udun murtadọ̀ in tán pè ní kustu tí ẹ̀ so udun àti sọ́n tán pè ní udu fún wa so igi so igi udun murtado, igi tán yọnu sí igi tán yọnu sí kéré tán fi igi táwọn èèyàn nífẹ̀ẹ́ sí ni wọ́n ni látara pé min arufi hil mutoyabi min arufi látara oòrùn rẹ̀ tó ṣe kíni tó dùn so alqustu ni so alqustu ọ̀rùdùn murtadọ̀ min arufi hilmu tọ̀yàbì wọ́n ni al'arufu ríhun tọ́yìbùn al'arufu ríhun tọ́yìbùn al'arufu in tán pè ní oòrùn ni oòrùn tó dáa so in tán fi mọ̀ rí bí hadith annabi pé lam yajid arufal janna so a rí àwọn hadith tó kọ̀ pé lam yajid kíni arufal janna al'arufu rihun tayyibun wal'irfu sabrun yundabu al'irfu sabru ni sùúrù so tí wọ́n ṣe kíni tí wọ́n ń gbà wọ́n yànjú rẹ̀ wọ́n ni wal'urufu amrun yajibu ṣùgbọ́n tán pè ní urufu tí ẹ̀ in tó pọn dandan ni inda irtikabi nígbàtí yàn bá ṣẹ̀ so al'arufu lè nǹkan tí yíò ṣe ń gbà tí yíò bá ṣe kí lè nǹkan tí yíò ṣe yíò tọrẹ so ó túnmọ̀ pé al'arufu ní kíyàn máa tọrẹ al'arufu ní kíyàn máa tọrẹ so but al'arufu ó túnmọ̀ túnmọ̀ custom àṣà so mọ́ túnmọ̀ àṣà náà so bọ̀ níbi báyìí táwọn tú sí ni pé kíyàn máa tọrẹ so èyàn tún ti ní ìtumọ̀ lórí ìtumọ̀ so eh, ìṣtirọ́kì àwọn àwọn orúfù èyàn tún ti mọ̀ báyìí ó túnmọ̀ custom ó túnmọ̀ kí ẹmọ tọrẹ so àbóhùn sí jẹ́ nìyẹn ó ní lijinnatin kullamma lijinnatin so jinna ni ìmá ṣe wèrè oye so eléyìí náà òun náà wá ní òun náà tún wá ní tẹ́sìlífì gẹn jinna náà ní tẹ́sìlífì torí a ní janna a ní jinnah a ní kíni a ní junnah janna ni ọgbà ọgbà òdòdó so àbí aljanna ọlọ́wọ́ bá so janna jinnah òun ní kíni òun ní ìmá ṣe wèrè àbí wọ́n máa ń lò fáwọn aljannu náà torí pé ìmá ṣe wèrè náà ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ náà àtọ̀dọ̀ àwọn aljannu náà ló ti wá táljannu bá ti tó bá ti fọwọ́ kan lákàí rẹ̀ oye so aljinnah ní ìmá ṣe kẹmọ́ ṣe nọ́mà mọ́ so aljúnnà òun ní kíni òun ní gàgá júnnà àṣíyàmú júnnàtún so àwẹ̀ gàgá ni gàgá ló jẹ́ so júnnàtún gàgá ló jẹ́ kùnbínà so ó ní lè jínnatin kò lámà ó ní tí a bá ti yàwèrè yóò ní lámà lè sọ lámà so lammatun so wani wa sha'ru ra'sin limma in tan pè ní limman tí onírun eri so limmatun so onírun eri wa jam'u nasin lumma àpọ̀pọ̀ àwọn èèyàn náà ń pè ní lumma so yẹn ni sọ pé lummatun so àwọn afá ma ń sọ pé lumma láàrin mẹ́ta sí 10 na ma ń pè lumma so láàrin mẹ́ta sí tẹ́ni wọ́n máa ń pè ní lúmmà so yálà wọ́n ń ṣe ní àjò ní àbí wọ́n ṣe kíni àbí wọ́n ṣe nǹkan mìíràn tó wá ṣe pé àpọ̀pọ̀ àwọn èèyàn ni ó ní ma bayna shakhsin wa sabi yálà ó jẹ́ èèyàn ni àbáwọn ọmọ kéèkéé náà so àbí àdàpọ̀ gbogbo wọn àbí àdàpọ̀ ọkùnrin àtóbìnrin so ó ní almasku jildun ya gulam almasku jild so almasku náà ń pè ní awọ so àwọn ọ̀rọ̀ tá ti ń fún awọ lónìí báyìí ó ti tó méjì so adim aláwọ̀kọ́ ọ̀dọ́ kìí sí pé but nínú orin náà ó wà ń bẹ̀ náà adim masku so ó dà pé masku yẹn a jam'u ṣe jam'u kọlu jẹ́ fún kawel almasku jild awọ ni almasku jildun ya gulam walmisku min tibil kiram almiski tùràrí alimisk nínú so alimisk nínú tíb nínú tùràrí àwọn ẹni ọlọ́lá ni ṣùgbọ́n náà láti mọ̀ pé tùràrí tàn nábi sallallahu alaihi wasallam nífẹ̀ẹ́ sí ni ẹ̀ so anábi ti ma fi ń sàpẹrẹ gan oye so walmusku bulghatu ta'am almusku òun ni àdìrù nínú oúnjẹ àdìrù oúnjẹ àti mímu àdìrù ní tí wọ́n bá lè dìrù nínú oúnjẹ àti kan lè mú wọ́n ń pè ní musk so ọjọ́ tó máa sọ fún yàn pé láka muskan fi hadha èyàn ní máa wòrán pé ẹláhùn gílẹ̀ sọ pé almiski náà wà ń bẹ̀ ó kà lọ mú misku ni pé mosque na ń pè mosque ẹ̀yàn pé mosque náà máa ń pè english àbí so ó kà ní láka muskan fi hada ni mú mosque tó wà ń bẹ̀ ìtànsì ni ó mú ni àyín tó lé bá lè wùnú oúnjẹ àti múmú so bó ṣe jẹ́ nìyẹn so wọ́n ni wal musku bulghatu ta'am yakfil fata min nashabi wọ́n ni wal musku bulghatu ta'am in tán pè ní musku ni pé ayin tí yàn lè adìrú nínú oúnjẹ àti múmu yakfil tó tó èyàn tó tó èyàn kan nínú dúkìá nínú ọrọ̀ an nashabu ọrọ̀ àbí dúkìá so wọ́n ni mẹ́lẹ̀ àdámì hajjiri hajjir onítan onítan so hajjiru ní gini hajjiru ní ìtàn so eléyìí ní gini eléyìí ní ibito ibito so wéṣì náà pè ní gini kashahu so eléyìí ní gini eléyìí ní hajjir hajjir so tó bá ti tẹ́wàá ti rí pé hajjir ẹ̀hẹ́ yóò ní so èyàn ní ṣe mistake rẹ̀ pé á ah, bí nísìn ìtàkàtù ala hajrihi èyàn mọ̀ pé ha ha yẹn fataha ni ó wà wa qalla fihi hijri alhijiru láàká ìná ń pè bẹ́ so ọlọ́ọ̀bá náà sọ pé hal fi dhalika qasamun lidhi hijr so hal fi dhalika qasamun lidhi hijr so hijri náà ń pè oye wọ́n tún ma ń lo hijri náà fún yàrá wọ́n ma ń lo hijri náà fún yàrá so ó ní law kuntu kabni hujri bọ̀yí tán pè ní hujru tí ẹ ó kọ ìyàn ni alamun hujr ó kọ ìyàn ni ó ní law kuntu kabni hujri ẹni tí wọ́n rí fáà sí bí tí Abdul Aziz al rí fáà bí tí ẹ ó ní Imru'ul Qais so imru'ul qais ó ní law kuntu kabni hujri la da'a minni adabi so law kuntu kabni hujri on tó bá dàbí ibn hujri ni la da'a minni adabi ó ní gbogbo àwọn ẹ̀kọ́ tó ní gbogbo ìwà dáadáa tó ní yóò kàn bá wọn lọ nítorí gbogbo náà lamọ ibn al-qais imru'ul qais ma ròyàn tí ma ròyàn àwọn obìnrin oye so kódà àwọn afá mọ́ mú Imru al-Qais wá nínú àwọn àwọn tó sì pé àwọn tí yàn lè ṣe gíbà rẹ̀ so ṣe wọ́n pé az-zammu laysa bi ghibatin fi sittatin mutadhallimin wa mu'arrifin wa muhadhdhirin wa mujahirin fisqan so lára rẹ̀ ni pé mujahirin fisq ẹni tí wọ́n ń ìbàjẹ́ ní gbangba òun tó wọ́n ma fi ń ṣe fàárí ni wọ́n ma fi ń ṣe fàárí ni pé òun ma ń ọmọ kódà yí ma ń jẹ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ gbà Ibn Qais ma ń jẹ́wọ́ <laughs> oye so ẹwùn kan sí ẹwùn kan tí mo tẹ́mi náà sọ ń sí báyìí jílùdù yẹn sẹ́wọ̀n wé correct jálùdù lẹ́ẹ̀gọ́jẹ́ so èyí jálùdù tí ó bá bá ara ìmọ̀ àwọ ní jíldù so ara nǹkan tí ìmọ̀ tẹ̀sílìdì fi ṣe pàtàkì ní ṣe mọ̀ pé jáldù ó ké búlálà ní ń pè jáldù wípé kí ẹwà ní gba àwọ̀ kọ́ ní gba búlálà <laughs> oye láwọn sọ sí jẹ́ ni wọ́n ni law kuntu kabni hujrin so ẹ jẹ́ ká dómi báyìí ẹ jẹ́ ká dómi báyìí inṣáàlá ọgọ́dẹn a tẹ̀síwájú inṣáàlá so uh, rọ̀bámá ọgọ́dẹn tó ó sì sí kó bóyá ọ̀lá náà lá parí so bá ti parí bóyá tún mú tíra tazkiratul huffaz fi mutaradifil alfaz so àwọn ilé ìwọ̀n sọ̀rọ̀ pa àwọn ọ̀rọ̀ tó jọra wọn so but a tún mọ́ káwọn mọ́ sí àwọn in tí Abu Hilal al-Askari al al tí wọ́n sọ nù furúkù lọ́gọ́ àbáwọn ẹlòmí náà pé ìyàtọ̀ díẹ̀díẹ̀ tó wà nù rẹ̀ so kọ́nà bá kó jẹ́ ká lífù ju táàmì ẹ̀lọ kọ́ wá jẹ́ kí a wà lálàáfíà kí a sì lè ní ìgbìyànjú fún màjúbá ìlọ so hádà wallahu a'lam wa sallallahu wa sallam wa baraka ala nabiyyina muhammadin wa ala alihi wa ashabihi ajma'in